يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله ان الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم أعوذ بالله من الشيطان الرجيم ويوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء ونزلنا عليك الكتاب بيانا لكل شيء وهدى وهدى ورحمة وبشرى للمسلمين صدق الله العظيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد مصطفى وعلى آله وصحبه وسلم تسليما أقبل الله الحمد لله adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àparí ọpa pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin ìkẹ́ ìgẹ́ ọlọ́run kó máa jẹ́ ti àná Muhammad sallallahu alaihi wasallam àwọn ànábí ọlọ́run tí a jí sọ́rọ̀ bá síwájú rẹ̀ bá ń ṣe kẹ́ ìgẹ́ rẹ̀ fún ọ̀rẹ́ ọlọ́bọ̀ọ̀lọ́ àwọn sàábí ànábí ní yọ́nú sí wọn yọ́nú rẹ̀ jẹ́ kó dórí al-Qur'an al-Karim bí ni tààrífù islam tààrífù islam náà là ń pè ní ìtumọ̀ islam látara àkọlé wa asíyásàtú al-islam wal-muslimun a ti wá débi tá ń lọ lórí islam tí wọ́n bá ti gbọ́ islam tánàbí mú wá sallallahu alaihi ọdá sí ẹ̀sìn ọdá sí ìsẹ̀mí ọdá sáyé ọdá sọ́nà hmm. ẹ̀rì àdín wà dúnìyà ẹ̀sìn ní ayé ni àdín wà láhàyà ẹ̀sìn ní ìṣẹ̀mí ayé sì ni àdúnìyà wà ayé ni ọ̀run ni tẹ́bàbà àwọn ayà wọ́n kí fún ayé inú sọ́tún náà lọ ní wọ́n

wàkúlà ṣe in àti gbogbo nǹkan gbogbo nǹkan pátá wọ́n ti sàlàyé inú Al-Qur'an Karim torí díẹ̀ lọ pé Islam tánàbí mú wá ìsìláàmù gbogbo nǹkan ni gbogbo ń tọ́mọ̀ ẹ̀díyàn ní bùkátà sí min halalin aw nínú tọ́tọ́ àti tí ọ̀tọ́ kí ni a gbọ́dọ̀ jìnà sí ó ti sàlàyé kí ni a gbọ́dọ̀ ṣe ó sàlàyé wa ma yahtaju an-nas fi amúrì dínì ihim pàdùníyàhùn gbóhun tó mẹ́dí à ní bùkátà sí inú ọ̀rọ̀ ẹ̀sìn wọn àtọ̀rọ̀ ilé ayé wọn wọ́n máa ṣe ihim àtàjẹ́ àmú wọn wọ́n máa dì ihim àti ìgbà tí wọ́n tó padà síwájú ọlọ́run abanu mukhtasar tafsir tí imam ali sọ̀bú ní ṣe fún tafsir bunu kathir volume 2 ojú 343 ẹ̀rì pé ń bẹ̀yẹn ọ̀sọ̀ gbogbo nǹkan pátá ní bẹnu alùkwáni kẹrẹ gbogbo tọ́mọ̀ ìdíyàn ní bukata ní bẹnu alùkwáni pátápátá ó ní wàkúlù ma yahtaju an-nasu 'amatan gbogbo tọ́mọ̀ ìdíyàn ní bukata lápapọ̀ ní bẹnu alùkwáni wal muslimuna khassa ìtàn musulmi ní bukata tó wà spẹ́sà bẹnu alùkwáni fi hayatihim dunyawiyyan inú ìgbésí ilé ayé wọn min àwọn ìdájọ́ òṣèlú wọ́ksọ̀díyàn àwọn ètò ìṣúná owó westimaiyan àwọn ọ̀rọ̀ àwùjọ wàgẹ́rẹ̀ ha àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ mọ̀júdùn fil Qur'an Karim in bẹ́ẹ̀nù alkùránì tọ́lọ́pàá fẹ́ràn ànábì wà sunnati mutahhara in bẹ́ẹ̀nù súnà ànábì sallallahu alaihi wasallam ẹ̀rì ó ní ala shakli mabadi mọ́rúnà bákaná àti àwọn àgbékalẹ̀ ìlànà ọlọ́run bá lórí ọ̀rọ̀ òṣèlú alóòrọ̀ ìgbésí ayé tí ó tó wà flexible tààlì yìí síbì yìí sọ́n lè tẹ̀sọ́ ìbá kó wà makani kó lè bá kárí gbogbo àsìkò àtàyè àwọn òfin yẹn gbogbo ààyè láti lè lò gbogbo àsìkò láti lò wà láyà kó bìṣẹ́kìrín sahihin wa tammin káwà bá musulmi o wọ́n lálàáfíà wọ́n sì pé illa idha nqadu lillahi azza wa jalla àbíjá bá tẹgbà fún ọlọ́run bọ́bá alékẹ́ ọlá inqiyadan tamman ní tẹgbà pátápátá fi dinihim inú ọ̀rọ̀ ẹ̀sìn wọn wa dunyahum ọ̀rọ̀ sawmihim ààwẹ̀ wọn wa zakatihim zaka wà hajjihim hajji wọn wà bẹ́ ihim kí títà wọn wọ́ṣẹ̀rá ìmá tamara wọn eric bákaná wajidihim wà marihim ìgbà tí inú wọn dùn jẹ́ ń dunú wọ́n bá ń bẹ̀ kódà wáṣà wájihim bí wọ́n ṣe fẹ́ra wọn bẹ́ẹ̀bẹ̀ wájihadi wọ́n ṣe jihadi bẹ́ẹ̀bẹ̀ inú àwọn àdájọ́ òṣèlú ó wà ń bẹ̀ wẹ̀sọ̀díyà inú àwọn ètò súnowó ó wà ń bẹ̀ líyà kúnú kó lè bá àsán mùsùlùmí di khaira ummati ó kù jáde lè náà di ìjọ tó lóore jù dágbére fún aráyé kama aradahum Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí Ọlọ́run bá ilé kí ọlá suratu Al aya 110 pé kuntum khaira kuntum khayra ummah ọlọ́nà ilẹ̀ dájú níjọ ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar wa tu'minuna billah ẹ̀sìn gbọ́nà ọba yín gbọ́ wọ́n ní illa anna mushkilata ba'dil mùsùlùmí kan láàrin wa wọ́n ní ṣòro wà wọ́n ní problem kí ni problem náà wàlì fámùlì jù sí ilẹ̀ islam o náà ni kí a gbàgbọ́ ya abala kan fún islam wọ́n pè ní fámùlì jù sí abala kan ní agbàgbọ́ inú islam wábi tààlì tó bá jẹ́ wárí báyìí láyà ń kọ̀ọ́dún na lillah inqiyadan taman wọn ní lè fara lẹ̀ fọ́lọ́n pátápátá láwọn abala mi bal yanqaduna lillahi bi ba'di umurihim nínú àpapọ̀nà alámọ̀rí wọn wọ́n faralẹ̀ fọ́lọ́ọba wọ́n fẹ́ gbáwẹ̀ àyàgbàwẹ̀ fọ́lọ́ wọ́n fẹ́ yọ sàká ẹjá sàká wọ́n fẹ́ láàájì wọ́n fẹ́ sómúra wọ́n se súnà ọmọ wọ́n ṣe gbéyàwó wọ́n múra gẹ́bí mùsùlùmí àwọn ọkùnrin wọn wọ́n dánù gbọ́n sí ṣòkòtò wọn kọjá kókósẹ̀ abala kanú ẹ̀sìn ni ẹ̀rì wọ́n múrí lẹ́bí yankọ̀ọ́dún na fi yà lọ́gẹ́rìlá inú àwọn alámọ̀rí mi wáre nǹkan mí ni wọ́n tẹ́ríbá fún yàtọ̀ sọ́lọ́m wọ́n nínú ẹ̀ alòmúrù síyàsíyà lọ́dọ̀ òṣèlú lé ní àwọn mùsùlùmí ọ̀ tẹ́ríbá fún ọlọ́wọ́ lọ́dọ̀ òṣèlú ó fẹ́ mọ́ sí orí ilẹ̀ ayé kan lé ní tí wọ́n wá ń ṣèjọba orí ilẹ̀ ayé yẹn ní gbogbo ètò ìjọba yẹn tó bá bọ́lọ̀ bá ṣe mú gbíwá tó mú ṣùgbọ́n wọ́n súnmọ́ jura wọn lọ kò sí ní orílẹ̀ ayé lẹ́nìí pé ìlú kan ń bẹ lórílẹ̀ ayé tó òun ràn ń bẹ tí wọ́n ń bẹ tó ẹ pé róòsì tánà bí mú wa ni wọ́n ń ṣe mẹ́kù sí sallallahu alaihi wasallam mo sì challenge gbogbo àwọn èèyàn jẹ́ pẹ̀rọ aláàfẹ́ẹ̀sì kí wọ́n mú wá pé orílẹ̀ ayé kan ń bẹ lẹ́nìí bí ànábì ṣe mọ́fin wá ṣẹ̀rẹ́ ìsìlàmíyà dánàbí mú wá táwọn abákiri lò náà ló mẹ́kù sí ṣùgbọ́n ara wọn kan tí a lọ àwọn apá kan bẹ́ẹ̀ tí a fapá kanlẹ̀ ewu sí níyẹ nùsùlátù Baqara àyà 85 afatu'minuna bi ba'dil kitabi wa takfuruna bi ba'd ó ní ẹfẹ́ gba díẹ̀ gbọ́nú ọ̀rọ̀ náà bá ẹwà ẹsàtàkù díẹ̀ tó ń lo apá kan inú òfin ọlọ́run tó fa kánlẹ̀ inú òfin ọlọ́run ju kó wọn ọlọ́run bá dójú tì láyé lọ kó ń kàn lábùkù kó ń yẹpẹrẹ rẹ̀ kó ń wọ́n lẹ̀ kó máa ṣẹrú ayé wa yawmal qiyamati yuradduna ila ashaddil adhab tó wá jẹ́ àlìkíyàmà ká dojú wa ma Allahu bi ghafilin amma ta'malun ọgbogbo ń dá ń ṣe ọ̀pá mọ́ fún ọlọ́ọ̀ba gbogbo ẹ̀lú rí islam al-islam kulli dẹ́ta jẹ́sìdá islam odidi ní kèrè dáma ayé pín dáma yọ ilé ilé bálárí lọ bálára mú ìjáfẹ́ bí wà nù ẹ̀rẹ̀ wọ́n ni lánàá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mí ń bẹ la yarafuna anna al-islam yashmulu siyasiyan wọ́n ni wọ́n ọ̀tọ̀lọ́sẹ̀lú ọ̀tọ̀lọ́sẹ̀sẹ̀ ẹ máa ń fẹ́ ẹ máa ń gbẹ́sìn ẹ máa gbẹ́sìn wá sínú ẹ̀sìn ẹ máa gbé òṣèlú wá ní ẹ̀sìn ẹ̀sìn máa gbẹ́sìn wá ní òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpolongo àwọn kanu ẹ̀rì wọ́n ni bal kathiru minhum la yuridu iqtirab minas siyasa wọ́n ni kódà ti rí nínú àwọn mùsùlùmí tí wọ́n ti fẹ́ rárá wọ́n takété sí ni wọ́n ṣe kí ni wọ́n takété wọ́n jìnà sí ẹ̀rì لأن أعداء الإنسانية نشروا بالعالم أجمع مفهوما للسياسية ينافي الإسلام تبقى موتا ọ̀tá islam wọ́n ti ṣiṣẹ́ wọ́n ti polongo káàkiri ara ilé ayé wọ́n ti fọ́kàrí aláyé àgbóyé tó ń sọ fáyé pé òṣèlú ọ̀tàkwẹ̀sìn òṣèlú sí gíní ọ̀tàkwẹ̀sìn lidhalika ibta'ada kathirun minal muslimina minas siyasa torí díẹ̀ lọ́pọ̀lọpọ̀ ló tẹ́ pé ìbùtáàdà kathiru minal muslimina ní síyásà ló mú ọ̀pọ̀lọpọ̀ musulmi jìnà sí òṣèlú politics la yatakallamuna anha la yatakallamuna anha wọ́n ní sọ̀rọ̀ ń parẹ̀ wọ́n ní sọ̀rọ̀ ń pò òṣèlú rárá kódà wọ́n jẹ́ àfáà ní ọba bí wọ́n lè rẹ̀ eh, eh, eh, àfáà tó béèrè kwẹ́sàn yẹn sọ̀rọ̀ òyí ọ ni ọ̀rọ̀ Islam lásán bí má béèrè ọ̀rọ̀ òṣèlú ń bí yóò àfáà kanu ẹ má kwẹ́sàn yẹn lẹ̀ àìsọ̀rọ̀ òṣèlú ń bí àfáà láwá ara kanu wala yastami'una illa ma yatakallamu anha aka ń bẹ tí bá ń jọwọ̀ ní gbọ́rọ̀ ìmá àwọn ni afọ́ olóṣèlú ni ẹ mi ò gbọ́wà wa ẹ mi ò gbọ́wà sí ẹ ẹ̀rì wala yusharikuna bi ayyi nashadi siyasi fi mujtama'ihim wọ́n ní bákan náà wọ́n ní n'inu oselu òṣèlú tí bá ń ṣẹlẹ̀ tí a bá ní ẹlọ́fókọ́ ẹlẹ́ fún dìbò wọ́n sí gẹ́ni ẹlọ́ gba káàdì ìdìbò wọn nígbà ẹlòmíà ní màá gbà torí pọ́ mọ́mí lọ skú torí pé wọ́n ó béèrè bọ́mọ̀ bá fẹ́ wọlé ìwé olùsí àwọn kìnnìnì ẹsàjẹ́ ń gbà kọmọ̀ mi lè wọlé ìwé ìyàwó mi lóyún ó sì ti rẹ́gẹ́sà lọ́sí yóò sì lọ sí bí tù bá a bá sì ríwé ìwò oníjó wọlé ònídà lóhun ẹsàjẹ́ àgbà ẹsàjẹ́ àgbà sílé gbọ́dá bá yóò sí ẹsàgbà lé yàrí sí ẹlọgbà tí bàbá akíwù ẹlọgbà tí mi ẹ̀sìlọ́mà wọ́n ni máa lámù yàkúrù yòkọ́d máa lámù yàkúrù yòkọ́d ẹni tí ó bá darí wọ́n darí ẹ̀ ẹni ó bá darí èèyàn túláàsì wọ́n darí ìwọ ọwọ́nù ẹni tí ó ti lè darí wọ́n sí kíní báwọn súnà bá ti lè darí ayé wọ́n darí wa anábíwá Muhammad sallallahu alaihi wasallam máa rasa siyasa fi hayati sallallahu alayhi wa sallam anabi náà ó náà ṣòṣèlú lásìkò ìdẹ́ anabi wa muhammad má ṣòṣèlú lásìkò tí ẹ̀ náà tawalla idara ti sunan mujtama al-muslim àkóso àwùjọ mùsùlùmí olóndarí ẹ̀ kí ni jẹ́ ìdarí àmójútó fàpẹrẹ anabi délù madina sallallahu alayhi wa sallam inú àkọ́kọ́ sí anabi binal masjid bina ulmasjid ọkọ̀ masalasi láti gbé kalẹ̀ àsìpọ̀ mẹ́rin pẹ̀lú ọlọ́ọ̀bá rẹ̀ tàà bá ti ní masalasi àsìpọ̀ àtọ́lọ́wò lè dá lẹ́yìn náà inṣá'u sókù islamiyya inṣá'u sókù islamiyya anábì dá ọjà islam sílẹ̀ sallallahu alaihi wasallam islamic market alternative lẹ́yìn náà kátàbà wasiqatal Madina àdábì kò fi ìgbélú lù Madina ìfẹ́ tí àwọn mùsùlùmí àdájẹ́ tó fi máa gbélú ó sì kà sí wọn létí gbọ́nà fọwọ́ sí lẹ́yìn náà ó ṣe àlèkà bẹ́ẹ̀dù muhajirina wal ansar ìkójọpọ̀ ìsọ́dọ́mọ̀ àyá láwọn ará Madina dára Maka lẹ́yìn náà kawọ̀nà jẹ́ ìsà ìsìlàmíyà anábi pé ó gbé dìde ọmọ ogun islam ẹ̀rì a military islam wọ̀rọ̀ báàrù ó sì rẹ̀ wọn tí ó jẹ́ di ẹ̀rù jìjì ni ó wà gùnkà lórí ètò ọ̀tọ̀ ní nìzọ́mù tààlímí ètò ẹ̀kọ́ ó gbé kalẹ̀ nìzọ́mù tìsọ́dí ètò súnowó ó gbé kalẹ̀ ẹ̀rì ẹ̀rẹ̀ nìzọ́mù ìṣtìmáyé ọ̀rọ̀ àwùjọ ó gbé kalẹ̀ nìzọ́mù amúní wàsíhí ètò ààbò ètò àláfíà ó gbé kalẹ̀ àní masáṣí ànábì sallallahu alaihi wasallam wọ́n ní khaima tent tí ó pé rufeda alansoriya obìnrin ni o ni dókítà tí bẹ́ ìjọ kan ọ̀kanú àwọn sáàdù gbọ́ ọgbẹ́ ọgbẹ́ yẹn pọ̀ anábì ní ẹgbọ́ gbogbo lọ́dọ̀ nìkan ọ̀dọ̀ rufẹ́dà ní ẹmà gbé lọ anábì hospital mẹ́mẹ́ ọmọgbàlejò wọ́n ṣe ètò mọ́sálásí ilé ṣúra ni wọ́n ti forí korí ibẹ̀ láti ń kéde ogun gbogbo kí ló tún táwọn òṣèlú fẹ́ ṣe pẹ̀lú gbogbo tánà Muhammad dálẹ̀ yìí pín owó bí yàn bá rí nira bí nira bá kẹ́yàn ìlọ masáṣẹ́ ànábì ọ̀dọ̀ ànábì ní lọ tààrà àníyàn fẹ́ fẹ́yàwó èyàn fẹ́ fẹ́yàwó kò ló lọ lọ́lọ́ gbówó orí ìyàwó rẹ̀ lọ́dọ̀ ànábì Muhammad ànábì ó sì fún ànábì ó sì fún ọ̀kan jẹ́ ẹgbẹ́ jẹ́ jọ́ ń tàkúrọsọ ó lè lówó orí ìyàwó ọba dákọ̀ ní à tí ó rò pé owó ń jábọ́ lásán mọ̀ iye tí a ń ní wọ́n gbà lówó orínú arábì ní bẹ́ẹ̀ ni ọmọ ẹjọ́ sọ orí ìyàwó mi ni ọba Nàjàsí ni lẹ́gbọ̀fà abisina sí ìwọ́n sọ bá ní mo ń takùrọsọ láàfin rí àwọn afẹ́ẹ̀sìn kọ̀rọ̀ tó pọ̀ lórí ọ̀rọ̀ bóòlà náà bí ṣe sòṣèlú torí díẹ̀ al-maqsud bil-islami húnná in ta gbàlò pẹ̀lú islamu ti bí wal-islamu shamil mutakamil al-islamu shamil el-mutakamil islamu tó kún tó pé walam yatruku tafsilan fi majalat siyasa والمعاملات والتجارة walakhalak o náà ni islam tó pé kò fi bí kankan lẹ̀ láì ṣàlàyé lórí ọ̀rọ̀ ètò ìṣúná owó ni ètò òṣèlú ni ètò dílé àwọn àjọ tí mọ́n bẹ̀ láàrin ọmọ ẹ̀dẹ́nìyà à ń sówó ni ọ̀rọ̀ ìwà ni ẹ̀rẹ̀ wàbílù wàlìdè bá ṣe dáadé sáwọn òbí islam tó sọ́pọ̀ ẹni wà òkú kò lè jìran tí nípa ẹ̀tọ́ àwọn aládùúgbò islam tó sọ́pọ̀ ẹni wàlì ìbàdà ọ̀rọ̀ jọ́sìn islam tó sọ́pọ̀ ẹni wa ghayra kathir min al-umuri al-hayatiyya àti ọ̀pọ̀lọpọ̀ ogun tá ń pín lánàá gbèsè ayé islam ti ń sọ nípa ẹ̀ ní kò sí illa wa tanawaluhu wa tahaddatha anhu kò sí nǹkankan ọ̀rọ̀ gbèsè ayé tí islam sọ pẹ̀ torí díẹ̀ ló fi di ọ̀ràn ayan ká nínú gbèsè ayé wa ètò kéré nínú gbèsè ayé wa ètò tóbi nínú gbèsè ayé wa títí táàfèrè ń tán pè ní sàádàtù dúnìyà oríire ilé ayé wà sàádàtù láàkírà àti oríire alìkíámà islam tó tán sọ fún ẹni islam tó tó pé gbogbo nǹkan pátá gbogbo lé lórí islam tó tó pé ìmá lájà láàrin tí a bá ń jà islam tó sì pé ẹ̀sìn ìmọ̀ni islam wà yìí ẹ̀sìn ìmọ̀ni dínú akhlaq ẹ̀sìn wà ní ẹ̀sìn wà ní islam yìí dínú salam ẹ̀sìn àlàáfíà ní dínú adli ẹ̀sìn dédé ní dínú insaniya ẹ̀sìn ọmọnìyàn ní dínú salam dínú al'amr ẹ̀sìn ìfọ̀kànbalẹ̀ ní ẹ̀sìn ààbò wa qad daha islam al-imam Hassan Banna rahimahullah fi risalatihi torí díẹ̀ imam Hassan Banna ó pèpè sí islam nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ 20 principles principle alákọ̀ọ́kọ́ nígbà tó fẹ́ sọ nípa islam fáwọn èèyàn tó dé ẹ̀tẹ́ ń pè ní Hassan Banna tó dá jama ikhwan muslimun lẹ̀ kí ló pè islam fún wa kò tí ì sí lóde òní inú àwọn tí a ń sọ̀rọ̀ Islam tí ọ̀rọ̀ rẹ̀ kún tó ọ̀rọ̀ mọ́ masambana tó bá sì wáyé sọ́sítà ńgbàtí ń sàlàyé fún wọn ó ní al-Islam ó Islam dá ń sọ ìdánà bí muwad ìdọ́mù shamil ó ní ètò kan tó kún ní yatanawalu madala hayati jami'a ó ní gbogbo ìgbésí ọdá sọ́rọ̀ dáńgbẹ̀ni state àti ìlú àwòkú umatun wa umma ọdá dáńgbẹ̀ni ìjọba àti àwọn èèyàn wọ̀wọ̀ kúlùkùn islam bá ń sọ ìwà ni wàkúwà agbára ni àwòráhàmà àánú ni dàpẹ́pẹ́ àánú ni wà dáàlà àti dédé wà sàkọ́ọ̀fà ọ̀làjú ni wà kọ̀ọ̀nù òfin ni àwọn ilim tàbí ká sọ pé ìmọ̀ ni wàkọ̀dá ètò ìdájọ́ ni wà máa dádùn wà sẹ́rùwà ikú ọ̀rọ̀jọ́ ni àwọn kẹsìmọ̀ wà gínà tàbí ìyọ̀nà ìwó ìrọ̀dágbà rọrọ̀ wà jihadun wà dáwà jihad ni ìpègbèsójú ọ̀nà ọlọ́ọ̀bá ni àwòjẹ́ ìṣun wà fẹ́kìrà ìlànà ogun ni àti ìròrí kàmọ́wọ́ akédatun sọ̀díká wà ìbádatun sọ̀híhá àti ìbá àkídà òdodo àti ìjọsìn tó lálàáfíà sàwà bí sàwà sàwà bí sàwà gbẹ̀dọ́gbà ní bákanáà gbogbo ẹ̀ ní agbègbè bí a rí abala mẹ́sàn tí ìmáàmù pépè sí abala mẹ́sàn tí a ń pè ní jawanu shumuliyatil islam àkọ́kọ́ alìjánibù síyásí agbègbè òṣèlú alìjánibù akhlaqi agbègbè ìwà alìjáàmù sàkọ́fí àwọn ilmi agbé ọ̀làjú àbíìmà alìjáàmù kọ̀núní agbègbè òfin àwòkọ̀dọ́ì tàbí agbè ìdájọ́ alìjáàmù tìsọ́dí àwòlìmọ́dí agbègbè ètò ìṣúná owó ìwọ̀ ọ̀rọ̀ alìjáàmù jihadi agbègbè ogun jíjà alìjáàmù dáwí agbègbè ìpèpè alìjáàmù lẹ́tẹ̀kọ́dí agbègbè àdíọ́kàn alìjáàmù tààbùdì agbègbè ìjọsìn fún ọlọ́ọ̀bọ̀ eléyìí ni wọ́n ń pè ní àgbọ́ islam tó kún tó pé asiyasatu jésù min al-islam lẹ́dẹ̀ jẹ́ bí muhammad sallallahu alaihi wasallam that's our conclusion siyasa ẹ̀ka kan ni inú islam tánà bí mú wá tá a bá ti lè yọkó islam yóò pé eléyìí ni àwọn ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká kọ́ ìtumọ̀ asiyasa al-islam wal-muslimun asiyasatu al-islam wal-muslimun àti wárí bẹ́ẹ̀nà alìsìláàmù wàsíyàsá asíyàsá min alìsìláàmù òṣèlú ara ìsìláàmù ló wà alìsìláàmù asìl wàsíyàsá fàrẹ̀ ìsìláàmù ní ìpìlẹ̀ òṣèlú ara ẹka rẹ̀ ni tí ó ṣe yọkó lára

قدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر